واشكر نعمه ضيقا واشهد ان لا اله الا هو شهاده من يرجو رحمته ويقرا فيقاله واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبي الرحمه نبي التوبه ابي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فيا امه الاسلام أوصيكم ونفسي بتقوى الله هذه الوسيلة بارئنا للأولين بل للآخرين قال الله سبحانه وتعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام ما كان لرسول الله صلى الله عليه وسلم أن يحلل حرما أو أن يحرم حلالا لا لنفسه ولا لغير هذه الأمة وإنما كان مبلغا عن الله سبحانه وتعالى وكيف منع رسول الله صلى الله عليه وسلم عليا من أن يتزوج على ابنته فاطمة وقد خطب الناس على المنبر فصارت هذه الخطبة خالدة إلى يومنا هذا إن شاء الله تعالى لقد تطرقنا إلى هذه المسألة في الخطط الماضية ولا بد أن نعرج عليها فأصل المسألة ما أخرجها من تعالى في صحيح قال الإمام البخاري رحمه الله حدثنا قتيبة قال حدثنا الليل عن ابن أبي هريرة عن المسور ابن ابي المسور ابن مخربة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر يقول وهو على المنبر إن بني هشام ابن المغيرة استأذنوا في أن ينكحوا ابنتهم عليا أو في أن ينكحوا ابنتهم عليا بن أبي طالب فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكح ابنته أعطاها ويؤذيهم ما آذاها اللهم صل على محمد وسلم فقد حرمت اسم المسلم أكثر على القدرة بالفلن صلى الله عليه وسلم أن ترى بعد أسرا لا تجلك في مئتين روى كانوا كلنا النبي مدلو جاسل أفواره كلنا نقول الصلاة النبي ركعتين النبي ọlọ́pẹ̀ dáadáa ni ọlọ́pàá lè sàlẹ̀ kó kí á ti yẹrẹ fún àtàwọn yàtọ̀ sọ̀hábà rẹ̀ kí àwọn ẹ̀kọ́ bá nàní sọ́kùnrin bá fún ẹ̀kọ́ gàgàrà ẹ̀rọ àmẹ́sì mo ń fi àti pé rẹ̀ lẹ́kì lọ́wọ́ lọ́sì alọ́wọ́ tààlà yóò ti bẹ̀rẹ̀ ń sọ ọkàn wa a lè fi agbára wa ṣe tọ́pẹ́ àti gbogbora a sì lè fi agbára wa kọlu tí ọ̀pọ̀ àti kọ́ sàríwa lórí ìpínlẹ̀ kejì wá tọ̀ nínú ìjọba tuntun rẹ kọ̀ọ̀rọ̀ wa tí ó dá lọ àwọn aṣọ àdíkù àdìmọ́sà ìṣàrí tí a lẹ́bí sọ̀rọ̀ fàṣọ́ ìgbé nínú ọjọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló pé ṣùgbọ́n ẹ̀kọ́ pẹ̀lú obìnrin ọkọ̀ jẹ́mọ́ àdíkù ìrìnlẹ̀ ni ṣùgbọ́n ẹ̀kọ́ pẹ̀lú àwọn obìnrin àdíkù kàméjì olùwáyà ni mẹ́ta kàmẹ́yà ìyàwó fìràún ọkà Maryam ìyàtọ̀ bí ànàbí ìsá tí ó kò jísọ́sì ẹ̀mọ́ jísọ́sì tó jẹ́ ẹ̀rọ ọlọ́run tó jẹ́ ànàbí ọlọ́run tó ẹgbẹ́ mùsùlùmí tí ọ̀bá ìgbà kúrò ti sí ọlọ́run rẹ̀ tí ọ̀bá ìpín ẹ̀rọ ọlọ́run yẹ kò lè wá ọmọ lẹ́yìn ànàbí tó ní sọ ní gbogbo àwọn ànàbí ọba ní àmì àkíyàn lẹ́yìn ànàbí nígbàtà àti lọ sọ́wọ́ ṣùgbọ́n jésù ọmọ lẹ́yìn ànàbí ni torí wọ́n ní bẹ́yìn ìgbà gbogbo ọmọ ìlànà ẹ̀tọ́ ló fi kéwú tó lọ ànàbí ìsọ́rọ̀ lọ wájú lẹ́yìn ìgbà ọpa ọmọ náà ọpa ọmọ ànàbí in tó dàgbà lórí pé kí ń pọ̀ wá sí tí wájú dọ́nà náà yóò lè láà ń kí o lẹ́yìn ìrọ́mù yìí wọ́n mọ́ ìjọpẹ́ tí wọ́n tí rọ́mù bí yọ́ ọjọ́ tó bí ẹlòmí ìfọ́lẹ̀ tí ní ìtúwálé àgbàbí ọlọ́run ti gbọ́ta fún ìrẹ́ síta ọlọ́run lọ́ta ìbá ní fẹ́ gbọ́wọ́ nẹ́bí rẹ̀ wọ́n jẹ́ kọ́ fún ẹ ìyà tó bí nínú àwọn tó pẹ́ tó dáadáa tó tó á pẹ́ nù àwọn obìnrin lọ́wọ́ alúsọ̀rọ̀ pa ọ̀díjà ìyàwó rẹ̀ wọ́n sọ̀rọ̀ pa fájúmẹ̀ ṣùgbọ́n fájúmẹ̀ aṣọ ìdí títí ẹbí yàtọ̀ nítorí wípé gbogbo àwọn tààkà lẹ́yìn kò sí ẹ̀dí àmìlẹ́bí ọmọ ní ìjẹ́ bàbá sọ́rọ̀ lára àkọ́kọ́ wọn ju fátíwà lọ iye ọwọ́ adéká yẹ́ ọ̀rọ̀ kẹrù nígbà nípa bí ìsàfàmì ti nífẹ̀ẹ́ fátíwà pé àti ìgbà tí ọkọ rẹ̀ fẹ́ lóde ilé tàbí ọwọ́ àgbà kí ní olèmọ́dá bùrùbùrùbùrù àbìlárẹ̀ rẹ̀ tí ó tv ìbìlárò àti ìwájú pàdé náà lọ tí ó bá tí ìdè station lábàtọ̀ wípé bálbàlá tẹlifíṣàn bálbàlá tẹlifíṣàn tẹlifíṣàn tó bálbàlá tí wọ́n wá bẹ́ẹ̀ tí wá nílẹ̀ ìfọ̀mọ̀ ìwọ̀nà ọ̀rọ̀ tó ọ̀ṣọ́ kalẹ̀ yusuf people in nurse gbùlùgbùlà tẹ̀lẹ̀ ó lè fa kóyàwó ọmọ sílẹ̀ wọ́n rọ̀ sí ìrọ̀sọ́ ọmọ rẹ̀ yóò sẹ́ẹ̀tì ọmọ ìṣọ̀rẹ́ kí ibi ta wáyà bayani hadi masala ṣé o náà sì jẹ́ dáadé máa ń fà bọ̀ nípa wípé fàbílà náà ló tún jẹ́ máa ń kígbà ní ní mọ̀lẹ́kì ìfàtíwà bí kí Rasulullahi sallallahu alaihi wasallam kí lọ wá ilẹ̀ ọ̀rọ̀ yìí adúbì sallallahu alaihi wasallam ó ní ìyàwó kẹrọ wọ́n bẹ́ẹ̀ fẹ́ yàwó lọ́mọ rẹ̀ tọ́jọ́ fàtíwà yìí ọgbà kí ni tọ́fà tàbí ọdẹ fẹ́ sóńtọ̀ ìpadà lọ́gbọ́n àbí ọ̀dọ́kọ̀ mímọ̀ kí sì ní tọ́ka wa ọmọ nínú mọ́sálà bákan náà sí gbogbo tó wá ṣẹlẹ̀ sí lórí àdínábì àti fáìmà olóòtìmọ̀ àbò tó dé ní ayé ti àìdá jẹ́mọ́ra ẹ̀yà àbọ̀lọ́wọ́ ìntàǹbápọ̀ onílẹ̀-èdè Bẹ́ẹ̀yẹ̀ bá sì gbé ìwà òun yóò sẹ̀sí mẹ́ òfin ní gbé yóò gbáta sí wákùn kalẹ̀ láàrùn báyìí kò ní kí òun kò sẹ́kẹ́ mọ́sánmọ́ yóò lọ́rọ̀ mọ̀ fún kùnà nípa kòkòrò rẹ̀ lọ yóò lọ́rọ̀ àkókòrò ẹ̀yìn aago mẹ́wàá ló sẹ̀wà tó wà rọ̀ ṣùgbọ́n kéèkì èdè kankan ẹni tí ọ̀bá mọ́ náà ní ó kò sí dáadáa dáadáa ti ń ṣe ibi tí ọkùnrin sí lábàlẹ̀ kò sí lábàlẹ̀ náà lọ́ọ̀ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ áfíìsì yóò pè bí ọlọ́wọ́ jẹ̀bi rẹ̀ ọlọ́wọ́ jẹ̀bi rẹ̀ ṣùgbọ́n tó àwọn ohun òní fún ibi èyẹ tí ilẹ̀ tí èkó rò wà fún ìdàgbà fún bẹ̀ bẹ́ẹ̀ yẹ̀ bá sì gbẹ̀sí ìwù tí ó sì ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ tábàtà lọ́pàá ìkàṣẹ́ orúkọ ọmọ ìkàṣẹ́ ẹ̀ntẹ́yìn kàlẹ̀ rí ní kí wọ́n se fún sẹ́wẹ̀ ẹ̀mà tí ó bá ti sí ìwà nínú ẹ̀sìn òfin akíṣọ́ àṣíwá nínú àdúgbì yìí ìgbóhùn wọ́n bá wà wọ́n ti wá mọ̀ ìyàwó obìnrin kan bá ń sàsáfì wọ́n ló pèrè ènìyàn dáadáa ìbára pọ̀ nàìjíríà kọ́lá kìí já wà rábìlì òṣù tó gbáyì ṣùgbọ́n sí àmà sí mọ́ báyìí bí ṣe ń wélé ní ọmọ ọ̀rọ̀ sọ̀rẹ́láìdá ní ànábì ni yọ ọgbọ̀rẹ́ sọ́rọ̀ wá tọwọ́ bí wọ́n sàlàrọ̀ ayé ibi tàwọn gbọ́ tó gbé wọn lọ sí bí nǹkan méjèèjì ó so mọ́ra wọn ìlọ́nà tó jẹ́ pẹ́sẹ̀ yọ̀wọ́ bá rẹ̀ lẹ́sìn ìtàbí pẹ̀pẹ́ ẹ̀sìn yòkó lára rẹ̀ ó ní tí ọ̀bá ti bàbá lọ́nà kọ́ máa ọ̀nà ẹ̀kọ́ dúpẹ́ níbẹ̀ ẹ̀sìn lọ́pẹ́ kò ní sẹ́lábàtẹ̀ lórí ẹ̀rọ báyìí sí pariwoto ẹ̀rùn tó ní ọ̀wọ̀n náà ìsára ẹ̀rọ fi yọ ẹgbẹ́ òsì fún ìfẹ́ òkú ìwọ̀n náà èkú ọ̀pẹ́lọpẹ́ ọkùnrin sọ ọlọ́dìá àti ìwúre o nítorí àwọn àwọn sọ́jọ́ wípé àrùn ọlọ́dìá sọ àwọn tá àjọ́mọ́ àtàtúwà rẹ̀ àti ìsìláàmù làrùn gbọ́dọ̀ lọ kásọ̀ọ́rẹ́ oníkàbàjá wípé ọ̀dọ́sọ̀ ìsìláàmù bó sì tàwọn rẹ̀ jẹmọ́ gbogbo dáàgbé káàkì ìlú kọ̀ọ̀kẹ́ ìdá ti kú àgbẹ̀bí yẹ ó ní ìwà àdàmọ́tọ̀rọ̀ ọba dáadé ní kọ̀ọ̀kan bẹ́ tó dé ìwà kò fí ọ̀ ìwà dáadáa ara àwáyẹ títúrọ̀ ní ìbẹ̀rẹ̀ àwọn tí ó bí wa ọlọ́run àdéhùn ọ̀dọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnwó ìyẹ̀ travel ó tó tí ọ̀rẹ́ rẹ̀ àbákùrọ̀ rẹ̀ orin ní mọ̀lá rẹ̀ fẹ́ ó sì lókò fún ní ọfẹ́ ní wọ̀n lára tó ọba ti èdè bá tí ìkí òṣèjú rẹ̀ tí ẹ́ sì sọ ìgbì tọ́dá ọgbọ́dọ̀ pọ́ntọ̀ mọ́dàrá ó ti wà ni àwọn àgbàlagbà ní ẹni tí ẹ́ ń sú yẹn lókò ó pò gbó ọ̀dá àdúrà èsì bàrátà ẹni lọ́gbọ́gbọ́ rẹ̀ bàrátà kí sí àdá ọmọ ẹni ò ní bíbẹ̀ ọlọ́ ti gbọ́rọ̀ ẹgbàgbẹ̀ haúsá náà wẹ̀tẹ̀ tí a máa parí ìkọ̀ọ́sọ̀ haúsá wọ́n ní tí a bá ti bọ́ wájú ẹ̀ ṣùgbúrọ̀ rẹ̀ gbà kí ló mọ̀ tẹ́ ìbọ́ wájú ẹ̀ kẹ́ sá títí ẹwọ́ jọ́jẹ́ ẹ̀ ti pé haúsá ní kókó ẹ̀tẹ́ haúsá lẹ́nu haúsá ó sì bínú wọ́n ní kò sí wàhálà tí ó ti kókó lẹ́rẹ́rẹ́ kókó lẹ́rẹ́ jẹ́ kókó lẹ́rẹ́ yóò bá nẹ́ṣẹ̀ ìrọ́lẹ̀ ìrọ́lẹ̀ jẹ́bẹ̀ kọ́dà kàwúsọ́ fún ìyọ̀nà fílẹ̀ ní ẹgbẹ́ ẹ̀rọ ó tí wọ́n fẹ́ ọmọ ìgbà kejì ó mú gbogbo Niger State ó dùkúlẹ̀ yíbò lọ wọ́n pàtí Niger State rẹ̀ wọ́n pàtí ìpò ìgbìmí lórí gbogbo ilẹ̀ yíbò gbogbo state mẹ́ta nílẹ̀ ìjẹ́rẹ̀ rẹ̀ alákúnlé ìlú ọ̀kan wa kí ni tọ́lọ̀ ń fi bá wa sọ̀rọ̀ táàbì ìkọrin lọ́kàn wà nílẹ̀ anábì sallallahu alaihi wasallam ó ní mìíyà ó ní ìta àti wùwà tàbí ìjọ ìmọ́kù fọ́dọ̀ lọ́ta ẹ̀bù sẹ́yìn wọn wọ́n ní àdákàdà kùtẹ́ibà àfáwà àgbà kùtẹ́ibà àwọn ilé ọ̀sọ̀rọ̀ ìbáwọn riwáyà yìí sáàbì ní àgbàrà قال حدثنا الليل وتيبا لي أربعة ولد الليل وكل نصر إفاره عن ابن أبي مليكة ابن أبي مليكة نصر الليل ابن أبي مليكة لو أبا لقد وصع بيتي جاء النسوة ابن المحرمة مصر المحرمة ونبوه ويبيبه سميت نصر الله يقول وهو على المنبر مفتين وبشر gẹ́gẹ́gẹ́gẹ́ tí àdẹ́bì sọ ìtumọ̀ fẹ́ sọ yìí ó sì wà ní mímá ìjọba fẹ́ sọ ọ̀rọ̀ tí ó bá ti borí mímá yìí kéèsì ọ̀rọ̀ ẹgbẹ̀rúnpọ̀ ìmáàmù lẹ́nu ọ̀rọ̀ tí a fẹ́ gbogbo ayé ọkọ̀ yìí adébì wá gẹ́rọ ìwásọ̀ mímá yìí èèmọ̀ ni ọjẹ́ ó ń sọ̀rọ̀ wà ní ìdẹ̀mẹ́lì ìṣàbùkùnmíra àwọn ará ayé ìṣàbùkùnmíra wọ́n wá bẹ̀rẹ̀ ẹ̀mẹ́lì kí ni wọ́n bá lè sọ nílé ọ̀rọ̀ ọ̀pọ̀ ọwọ́ bá mi sọ̀rọ̀ ìsáàdánà fi ayé yóò kì í fún ìbìnátà wà ní ọ̀pọ̀ àbìtọ́lì wọ́n náà fẹ́ fi ọmọbìnrin àwọn fún ayé ọba àkútọ́lì tó ń jẹ́ ọkọ ọmọ tèmi tí jẹ́ fátímà ìjẹ́ wá bá yọ̀dá sílé fàlà ààrẹ mo ti sọ fún ẹ pé kò sí ọ̀dẹ̀ pẹ̀ ẹ̀yìn mi ní gbogbo ilẹ̀ wa gbọ́bá yìí fàlà ààrẹ ní ọ̀yọ̀ dáwọ̀ súnmọ̀là ààrẹ mo tún tún sọ ìyọ̀ndá súnmọ̀là ààrẹ ẹlẹ́ẹ̀kẹ́lá mo tún sọ ìyọ̀ndá ìlà àyàfi àyùrídà ibùdó àbìtọ́ ìdí àyùkọ́ ìpọ̀ ìbìdàtì àti tí àrí ìgbà bí tọ́lì tọ́bá tẹ́ ọmọ àníyàn ọkọ̀ lẹ́kọ̀ọ́mọ̀ òlẹ́rọ̀ wàyẹ́ ń kí à ìdìnàtà rẹ̀ ẹwọ́n ti ṣe tó ọ̀sọ́ pé àfi tí àrí bá bẹ́ẹ̀ fún ọmọ wọn ṣe àtúnṣe ọkọ̀ fẹ́ yọ́ bà bọ́ bàrẹ̀ bí ilé yọ́ ṣe wà bọ́ bàrẹ̀ bí àti náà àti tó bá bẹ́ẹ̀ ọmọ àmì wọ́n ṣe èdè lábáwá aṣọ pé bí bírù títò nẹ ọ̀ títò nẹ láàrin tí sẹ́tẹ̀mbà ó ní bí bírù búrúrù ó ní ìbàjì ọlọ́pàá wọ́n lọ́pàá bí bírù ìrìnkú ìlú èdè lábáwá wà bí búrúrù àhàjì kò sọ́dápọ̀ tọ́lọ̀ nígbà tí ìlú ìlú lọ́nà yọ́ wà ní pàtí àbága átùn kìtì átùn èbí kéèkéé bá gé ìkẹlára ìtàkùn ní bá dáa ìlọ́pà tó fi wá níwà bí nínú ẹ̀gbọ̀n ní wípé fásitẹ̀ wọ́n fa ìnàmà ríyà lúdíkọ̀ tó ní ní nínú àyíkì ṣùgbọ́n ìlú kọfà mútukọ̀ gbogbo ẹgbẹ́ rẹ̀ lórí ẹ̀kọ́dò ilé kan yóò lórí ẹ̀mí ọba rẹ̀ ẹ̀kọ́dò ilé gbogbo ẹgbẹ́ rẹ̀ jẹ́ ìrìnà fún ilé kan tó wà yóò jẹ́ ẹ̀kọ́ bàbá rẹ̀ lẹ́ awapọ̀ àṣàkọ́sí ìfẹ́sẹ̀ àkọsí àwọn wọn ní ìdílé ìṣàrù lọ́tẹ̀ bàbá ní aṣù ìfẹ́kìlò ìṣàrù ìpínlẹ̀ mìíràn ìṣàrù mìíràn jẹ́mọ́ ẹ̀kọ́ kẹ́kọ́kọ́ ti wà wájú ní tuwaru ibùdó bá fọ́mọ́ lè tọ́ dájú tí ó sí èméjì bẹ̀ níjọ́ tó ń sí ọlọ́pàá ọmọ ọdún mẹ́jọ lọ́wà ẹ̀lọ́pàá ní ìpínlẹ̀ ìjọ́ tó tàbí ìpì ẹ̀ká ìmọ̀ pé ìjẹkújẹ dáàfún àwọn wá jẹ ẹni pọ̀pọ̀lọ wọn lọ ọ̀pọ̀lọ mílíọ̀nù ọmọ ìjì àbàlá ní ìtọ́ ìyá àti ìfún ọmọ ọ̀gá wọ́n ti gbọ́nà kọ́ọ̀bìrí nígbà sí ọ̀rọ̀ tá bá pọ́ọ̀kì rí ọmọ pọ́ọ̀kì nígbà tó ti ìyà ń sọ ọmọ wípé wọ́n jálà wọn wọ́n sáà ìjọ wájú rẹ̀ báwọn tí wọ́n bá ti wá mọ́nà tí wọ́n ti wá máa lọ́nà ẹgbẹ́ ọmọ wa ẹlòmí àṣìṣẹ́ ni alhamdulillah orí ẹ̀ náà ọmọ tó ṣe ọ̀yọ́wó ẹlẹ́ lórí náà tó máa mọ́nà ṣe bí wọ́n parí fúnlọ́dọ́ ẹni wọ́n ètí ìsọ pé wọ́n parí fúnlọ́ ìsọ tí ti o ṣe bí wọ́n parí ṣẹlẹ̀ ti lọ́dọ̀ ẹni èyí tẹ́lẹ́ tó lọ́pẹ̀lọ́dọ̀ tí lọ́rin ní tí ó náà nìkan ọmọ ara sí sájẹ̀ wáyẹ̀ lórí àdúgbọ́lẹ̀ àwọn asájú alága àkọ́kọ́lá gẹ́jì sí ilé ọgbọ̀n ń gbọ́n tán sọ wọ́n pẹ̀ dáa ṣe wọ́n sọ fánús láàrùn wípé ó bí ọgbọ́dọ̀ yẹ́ jù dáa ẹ̀ntọ́fẹ́ ọmọlọ́kọ̀ gbájú ẹ̀ ẹ̀kí ọ̀pọ̀ ọmọdélẹ̀ gbájú ẹwà fẹ́ẹ̀kú ọwọ́ àpàdé tó mẹ́pa àṣẹ̀yìnwá ọmọdé lẹ́wà sọ́jí ẹ̀dí òbúrífà ọlọ́jọ́ gbogbo ọmọbìnrin wa mọ́dé sí wọ́n lájọ́ sọ́rọ̀ nígbà náà àpọ̀rọ̀ wá ti dáadé yọ́ pẹ̀lú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ìyàwó oníkà alábìsí ìrùpọ̀ pọ̀ náà rẹ̀ lọ rẹ̀ bí ìjọ tẹ́yọ́ ọ̀rọ̀ fún wá ti dá orí sì mẹ́sẹ̀ kù kẹrẹ wọ́n máa kọrin ilẹ̀ lómi lẹ́yìn àtúnyà mọ́ pèrè wà bá lẹ́jọ́ ọ̀dọ́ ìsọ̀ òṣèwọ́ alábìsí lọ́fẹ̀ẹ́ àwọn amẹ́sẹ̀ àwọn abúlé ẹ̀kọ́ lò àwọn afọ́dí à kí gbogbo ọ̀sáfẹ́ ti bínú ọlọ́ ìbá ìbínú ìyọnú rẹ̀ láti mọ̀ wá ọ̀rẹ́ mi láti gba kẹ́kẹ́ kọ́nà òun ní kápá ṣe ní ọjọ́ tí ó jábẹ̀ bọ́ọ̀lù ọ̀sáfẹ́ rẹ̀ já àwọn oní ìdìbò láti mọ ìdájọ́ tí ó mẹ lórí ẹ̀ bọ́ọ̀lù ọ̀sáfẹ́ ilẹ̀ ìdájọ́ afẹ́ ọmọ wa fún àyè gẹ́gẹ́ òun lọ́nà báwọn ènìyàn sọ̀rọ̀ kó fẹ́ fẹ́ ọmọ ó sọ lọ́wọ́ ẹ̀sọ̀ fún jùlọ náà wípé ìgbẹ́ ìgbọ́wàí kì í sọ̀rọ̀ fún mi fàlà ààrẹ èmi o tí mo jẹ́ àgbàkì yìí tí mo jẹ́ agbẹnusọfọ́nà lórílẹ̀ ìgbọ́wọ́sí fún mara ààrẹ kí lọ́wọ́ sọ́rọ̀ lìtà àbíyìdì lìmẹ́dìrì ni wọ́n lè gbọ́ yé wípé kò ṣeéṣe ìkèéṣe tó fún bàdíẹ̀ tí ilé èkó láyé tẹ́lẹ̀ èkó láyé tí èdè ọ̀gbà nìkà mẹ́ kí ló wà ní ìbáyìí ìlà àhán èyí tó tún fi lè wọ̀ òní kí ayé ọba ọmọ àti ọmọ ọ̀rọ̀lẹ́ gbé ọmọ tí sọ́dọ̀ rẹ̀ àwọn olórí àwọn ìṣàbù bẹ̀rẹ̀ mú kí ọmọ ní kí ayá tó wà ní ìntọ́ bá mọ́ ọ̀fẹ́ ó rí mọ́ pípa lẹ́rọ̀ ní torí lọ́wọ́ yẹn ni bá sọ̀rọ̀ ayẹ́ ìrìnlá sára láwà ní ọ́nà kí á sí ọ̀yá wa ní a ní ọmọ sí ọ̀rọ̀ yìí àríbàbò nípa kọ́mọ̀ jọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n kó yọpọ̀lọpọ̀ àríbàbò nípa ìpínlẹ̀ máa ń sọ fáwọn èèyàn ìtẹ́ wọ́n bá fi sílẹ̀ ohun mùsùlùmí kó rí bẹ́ ẹ̀yìn ìgbá alìfàtíwà bá sàtàlá ń bà tẹ́rọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ orí mímbà àbí wọ́n sọ wáyé wípé kò sí ìsìn sọ́jẹ́ fara ní aláì ọlọ́mọdérí tí è fara ní ọ fàtàrọ̀ta àríyù lè fìtúrà alìlé lọ́jáwó pátápátá nínú ẹ̀rọ báyìí kí wá ní rílà tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ táwọn olóòrùn ọ̀sọ̀rọ̀ bàbá ìyàwó rẹ̀ àkọ́kọ́ tí bá bẹ́gbọ́ ìpẹ̀ àpàlẹ̀ ẹ̀kọ́ sí mistake bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìyàwó rẹ̀ tọ́kọ́kọ́ fẹ́rẹ̀ irú àtẹ̀ nílẹ̀ bàbá rẹ̀ kọjọ bẹ̀rẹ̀ ọjà ìjẹ́ ah, ìjẹ́ ìyà tí kò ní ìkábẹ̀ àwọn ọ̀ṣọ́ ní pípò ní fẹ́ orí ọ̀nà pọ̀lọ̀ ìgbà ìrìnà òdìní ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ wípé èèyàn fẹ́ẹ́fẹ́ ìtẹ̀lé ìyàwó aléèyàn èèyàn wá mọ̀ kẹ́kẹ́kẹ́ pẹ̀lú ìdílé yẹn àti ilé ìyàwó èèyàn àkọ́kọ́ ṣé èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ lọ rẹ̀ ṣèwádìí pé ṣé kò sí nǹkan báyìí mọ́ náà òótọ́ ni kí ẹ̀rí wa. a ní ìṣàmọ́wà àlọ́sọ́lá ní ìgbẹ̀yàbí òṣèlọ́wọ́ ni وإني لست أحلل حراما ولا أحلل حلالا ولكن لا والله لكن والله لا تجمع بنت رسول الله وبنت عدو الله عند رجل واحد أبدا الواحد مكانا واحدا أبدا الذي من ọlọ́lọ́sọ bẹ́ẹ̀ ọmọbìnrin àgbẹ́bì ọlọ́run tí a bá ti fẹ́nu lẹ́kàn wọ́n gbọ́dọ̀ fẹ́ obìnrin kan lè má tó bá jẹ́ pé àwọn ìdílé ti bá bàbá rẹ̀ sọ ọmọ tán nàbí ọlọ́run bí tí má nàbí ọlọ́run sẹ́sìn tí ọlọ́run pàbá rẹ̀ orí ọlọ́run lọ́rọ̀ àwọn tí ó mú ìrísí ọlọ́pàá jẹ́ tí èé sí ọ̀tá eré ọ̀tá pé bọ́ọ̀bọ̀ pa tọ́bọ̀ ògùn lẹ́sẹ̀ ó ní ọba ṣe wọ́n gbọ́dọ̀ fẹ̀rú ọmọ nílé kan lérí ọmọ àgbẹ́bì ọ̀nà táwà lẹ́ni ọ̀rọ̀ ọ̀nà ni bíntù àbújáàlì àbújáàlì ara àwọn tí wọ́n fẹ́ pàdánàbì tó ti bí ọ̀sìn tó jẹ́ ẹ̀bí tó orí òun wá ní ó ní ọmọbìnrin kí ló kọ̀ yáyẹ ìsìláàpù lẹ́rù àwọn àfà lórí ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n sọ èrò tó súnmọ́ òun jù apákà ní ọkọ̀ rẹ̀ ní jùwẹ̀ríyà apákà ní jùwẹ̀ríyà kọ̀ wọ́n ní àyẹ̀ àwòrán lóòkọ̀ rẹ̀ apákà ní àwòrán kọ̀ wọ́n ní àyẹ̀ àdàfáàrù lóòkọ̀ rẹ̀ apákà ní àdàfáàrù kọ̀ wọ́n ní olóòkọ rẹ̀ bí ẹ̀sẹ̀ ń kà lẹ́nu ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ mọ̀lẹ́sìn ó ní ìwọ̀ ìríyà nítorí wípé àbújá ìtú ní ọmọbìnrin ní wọ́n ló ń pè ní sọ bí yíya sáàrùn àwọn ìlọ́padà fẹ́ o ó lọ́pàá sáàrùn àwọn ìlọ́padà fẹ́ ṣùgbọ́n lára àwọn ọkọ̀ tí ó máa ń lò náà ni hànàbá tí wọ́n fẹ́ fi sí ó kọ́ ti òun ló ti kíni òun lọ́fẹsẹ̀ múlẹ̀ jù wípé ó kọ obìnrin yìí jẹ bàbá rẹ̀ ti lọ ó ti gbà sáàrù ṣùgbọ́n bàbá wà á rìn àbá àfihàn àkọ́ àwọn àfá ní ara tí a rẹ̀ fún yìí agbúrú àwọn òbí òróró rẹ̀ wọ́n a máa padà bíra ọmọ lórí inú dílẹ̀ ó dé ní ẹlẹ́ẹ̀kejì ọlọ́dún wá ní wà ní àtàọwàfò bẹ́ẹ̀ ẹ̀rùsí bá mi àyúkànàfì ìdí níhà ọjọ́ wípé ọmọbìnrin ọmọ pílẹ̀mì lóòlé fátímọ̀ wà mọ́ ìṣẹ́ sọ́kọ rẹ̀ kí bá sì ìṣẹ́ sọ́kọ fẹ́ kí wọ́n bá pàlẹ́ sí jẹ́ bẹ́ẹ̀ sì ni ọbẹ̀ méjì tí a ti lé dáadáa wá tó tún wá jẹ́ wípé ẹni àkọ́kọ́ ìyálé ìkejì ìyàwó ọ̀rẹ́ tó ní bàbá àwọn méjèèjì tó jẹ́ láti bá kéèké tí wọ́n bá pò lẹ́yìn gbogbo pẹ̀lú èkúrò lọ́gbọ́n ara irú bàbá kìí láti kejì yóò sì bàjẹ́ tí wọ́n lọ ṣùgbọ́n kò sí àwọn ọmọdẹ́lẹ̀ ká tó wá sọ̀rọ̀ àwọn ilé iṣẹ́ sí obìnrin ọ̀yún fi à ọmọ nínú ẹ̀gbà wá ní oun sí ọjọ́ ní àtàhọ́wọ́pù alìyùsẹ̀ bí àádáyì ẹ̀rù bá mi wọ́n mọ́ jẹ́ wípẹ́ tí wọ́n kò lè tó sì jẹ́ fọ́ máa ní náà mọ́ta ìdèrí ikú o ní ọ padà wà sọ máa ní jẹni ibi lọ́dọ̀ ọ̀pọ̀ rẹ̀ tí ò lè máa ṣe mọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kèéṣe olóṣìbí ní ọ̀tẹ̀ bàbá tí ó fẹ́ lè jẹ lókùnrin ọ̀tẹ̀ kọ́lọ̀ ló tó bí aborí rẹ̀ ọmọ ẹ̀sẹ̀ lókùn wá jẹ́ ìrìn òkú láti lè fi lè gbà sọ́rọ̀ wá tọwọ́ pé wọ́n sọ́rọ̀ wọ́n àwọn ọmọ ilé ìsìlẹ́gbọ̀nlá àwọn àpá ìpé tí àwọn akọ̀ṣọ́ ìṣàn tẹ́bì kìí sí tọ́wọ́ gbọ́ wípé ọkọ rẹ̀ fẹ́ fẹ́ obìnrin lè tọ́wọ́ mọ̀ pẹ̀lú òbí tí wọ́n tẹ̀lé ìǹkẹ́kẹ́ ti wà lẹ́tẹ̀lẹ̀ tí ó sì pamọ́ ó tutù ní kò sí báwọn olójú pẹ́pẹ́ lápàdà látọ̀rọ̀ ṣètọ́rì bàbá ọmọbìnrin àkọ́kọ́ ọlẹ́tọ́ àti ìdílé ilé ìgbàbí ìsọmọ wípé ẹ̀sìn wa ẹ̀sìn ìwà àti ìfarabalẹ̀ orú ní o

ṣùgbọ́n ọmọbìnrin àtẹ́bí ọlọ́run àtọ́mọ́bìnrin ọ̀tọ́ ọlọ́run pé ìtẹ́wọ́ papọ̀ jàmá àwọn ẹ̀kọ́ lè wá jáde láti dẹ̀wọ́ tó yàtọ̀ sí ti àtẹ́bí tó sì tẹ̀pẹ́ sí kẹgbẹ́rẹ̀ ní orí sọ ìbẹ̀nu ẹ̀kọ́ fẹ́ ẹlẹ́à ọfà jáde lè lọ́n sàánú ọkọ̀ yóò tó wá fẹ́ ẹ̀ẹ́kọ́ lọ́sọ́lọ́sọ́ جليل من جليل جليل gbẹ́gbẹ̀rẹ̀ jẹ̀lì ẹlòmí sí bàjáde ọbẹ̀lẹ̀ àgbèrè inú ọ̀rọ̀ ní orílẹ̀ ìṣòro dásí ọ̀rọ̀ ìrìnlẹ̀ ó ṣòro dásí èdè ìyà alẹ́ rẹ̀ àgbẹ́ṣẹ̀lẹ̀ tàbí ọwọ̀ ìbáyìí kò sí wà láà wọ́n jẹ́ ní jẹ́ lọ́pàá bí ma àkọ́kọ́ tọ́kọ̀ kan balẹ̀ káwàá fún un inú òjírí ọ̀dọ̀ sùkú sí má ìjọdọ̀ sùn fún ọ̀rọ̀ ayé màdá ọ̀rẹ́ wo lọ́tẹ̀ yìí fún ọdún ló jẹ́ mórí ìkan ọ̀rọ̀ ilé lọ́dẹ̀ àbúrà ìkejì gámẹ́ntì ni ọ̀rọ̀ tó ìyẹ́ á pé ní ìkọ́ aláàrí tí ọkùnrin bá fẹ́ wà lápọ̀ẹ̀lẹ́ ìtàkùnrin ìjọba ọ̀fẹ́ òde tí ó kàwé orí ìfúnwá sí

tí ẹgbẹ́ tí wọ́n bá ìwádà tí ti báyé náà lọ́sẹ̀ mọ̀ wáṣẹ́ ọmọ sí fọ́mẹ̀ àríwọ̀mọ̀ ìbúṣù wọ́n èbá bá nẹ́jọ́ wọ́n èbá sọ́ta tọ́rọ bá ti pẹ̀lú ẹlátàmọ́ wọ́n èbá sọ́ta èèyàn yóò dí ń tò yóò kò dáadáa ọ́dá kéèyàn láàrín mùsùlùmí ọmọ ìrọ́pàá ọmọ náà ilé ìgbàdọ́lọ́pẹ́ wà láì alàgbọ́báyì tí ẹ̀ta pẹ̀lú ìyàwó kanú ọmọdé oṣù mẹ́jọ ẹ̀gbẹ́gbà tí wọ́n láti yẹ́bọ́ wá polówó obìnrin kan kò jókó pẹ̀lú ọmọdé àpọ̀ òsì jẹ́wọ́ lé wípé ìjẹ́lẹ̀ gbogbo ọ̀nà ìdáwò rẹ̀ pọ̀lú kààbọ̀ ọlọ́dún tẹ̀kọ́ ọmọ sí bẹ́ẹ̀ ọmọgẹ́rẹ́ ọmọ ìfẹ́sẹ̀ nílẹ̀gẹ́rẹ́ bó ti tẹ́rì sí ọ̀rọ̀ ilé agbẹ́gbẹ́ ẹ̀gbẹ́gbẹ́ rẹ̀ ní pé nígbò tó dáìkò kan bàbá àyà ayẹyẹ wọ́n jókò lórí àga wọ́n sì mẹ́rẹ̀ sórí rọ́dì wọ́n sì yíra mẹ́rẹ̀ wọ̀n lọ́rin nàìjíríà ìdábára tí ó ṣokó búrúkú lẹ́gbẹ̀rẹ̀ kàrájà lọ́rin kẹ́yìn òru ìgbérú pẹ̀lú òfófó ọ̀kan tí mẹ́jọ dábà láàrẹ̀ agbára ìṣẹ́lẹ̀ bábàrà tó ti ṣe wà bẹ́ẹ̀ àbí nìyẹn nígbà tó fi ọlọ́run búra òun náà máa jọ ọmọ ìgbó orí ọdún kan ọmọ ìwọ̀n ìwọ̀n torí kọ́fẹ́ ìṣẹ̀lẹ̀ ká sílẹ̀ nígbà tí èèyàn bá gbé ọgbà ẹ̀lọ sísàlẹ̀ ọwá gbé ìyọ̀nà sókè ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́lẹ̀ abẹ́rẹ́sẹ́sẹ́ bẹ́ẹ̀ ọlọ́gbà ọgbà tó ti ẹ̀kọ́ mẹ́sì àyíyá bẹ́ẹ̀ fún yà tí èèyàn bá rìn ó sì gé ìwọ̀n anábì ní ìrìn yóò ó sì ẹ̀kọ́ rẹ̀ sọ́rọ̀ wá tó bí wọ́n sọ́rọ̀ wáyé ó di nǹkan méjì kí ni ìka àkọ́kọ́ wọ́n bá ọkọ rẹ̀ tí ó wà lọ́dọ̀ ọlọ́run tí èsì ìfò lọ́bẹ̀lẹ̀ ọ̀fẹ́ tí wọ́n wà ní ìjọba rẹ̀ wà ẹlẹ́ẹ̀kejì fọ́tímẹ̀ntì ní táìmù yẹn táìmù yẹn táìmù tọ̀jẹ́ wípé tí wà láàrin ọmọ bá fẹ́ gbé ọ̀sẹ̀ tó lè rúdọ́kùnrin ọdìkù sí bá ìkúnlẹ̀ àà واحدة بعد واحدة كسية بقى àgbà ọmọ àlẹ́sàkà tó bẹ̀rẹ̀ rùkọ́yà zainabu abdullahi lọ́fẹ́ rùkọ́yà usman lọ́fẹ́ ọmọkùnrin fún ọmọ àbúláàbí ìní bẹ̀ ṣùgbọ́n kí wọ́n parí ápùrù ó sí lọ ó ní wàhálà àgbàsámà bàsìlámù ìlórílà rẹ̀ mẹ́bí àti àbúrú láàbí àbúrádì wà kọ́mọ̀ ẹ̀kálẹ̀ wípé tọ́ọ̀bá lọ ráàsì wọ̀rọ̀ ṣùkà àrọ́nù ebi àti àìyọ́ sí bàbá àrọ̀lọ́fẹ́ tọ́ọ̀bá lọ iná tọ́lẹ̀ ìpínlẹ̀ ọ̀bẹ́sì tọ́ọ̀bá lọ kọ́mọ̀ àdẹ́bìbọ̀ òun kọ̀ láì bí ìṣúná ọwà ẹ̀là ní padà wà fún alì nígbà tí àti tẹ̀lẹ́tọ̀lẹ́rọ̀kọ́yà tọ́dákẹ́lẹ́ bẹ̀rẹ̀ ẹni kẹta tó tó jẹ́ àdàdẹ́bì sórí ayé adẹ́bì wọ́n ní wọ́n ní àjẹ́kẹ́ káàkiri àbúrà àbúrà àbúrà kí ló sí pa àbúráàsì òun lọ́fẹ́ zainab five tí ó tí sí ìsìláàmù nígbà náà ó sàbẹ̀ ara nígbà ìsìláàmù lé ọmọ àdẹ́bì mẹ́lẹ́gbẹ̀ rẹ̀ tó ní ọlọ́run ọbọ̀ sọ wípé kèfè ní òlẹ́fẹ́ mùsùlùmí gbà rẹ̀ ojú àdẹ́bì rí o ọmọ àdẹ́bì mẹ́lẹ́gbẹ̀ ni ó sì tẹ̀lé àwọn ẹgbẹ̀rẹ̀ yìí mẹ́ta ó kú ọkọ ọkádà pàwọn lọ pàbàbà àyàwó àwọn àwọn ọ̀dọ̀gbọ́n wọ́n ní kùlúlà àdáwà ti ìpàtúrjà àwọn àdáwà gbogbo ọ̀tẹ̀láyé ilóde parí o ìta àdáwà tàbí àdáwà ti dì gbogbo ẹgbọ́n ní fi ń tẹ́ ẹjọ́ kí gbúra yí ẹ̀sìn ní kú èrí yẹn parí tó ló ń kálù púpà fún ìgbẹ́jọ́ tó ní tó ń ṣe ìlọ́pàá ìjọba ìrẹ́kọ́rọ̀ ẹ̀sìn sí ẹ́ o kò sí iná pàtó fi jẹ́ pé ẹn tó yẹ kíjọba nàìjíríà ọ̀pọ̀ ìláwọ̀ ẹni ọlọ́run ó ní àwọn àbá àṣúgbà níjọ́ tí ẹ́tẹ̀rẹ̀ ìsà ẹwọ̀ ní ẹ̀kọ́ ìpínlẹ̀ ọlọ́run ó dé àwọn àbá ẹ̀sìn gbogbo tó ẹ̀sẹ̀ ẹ̀yìn ìjọba fẹ́ mú àwọn tí ẹ̀kẹ́ ẹ̀bọ́dé gbogbo ẹ̀rí káwọn ọ̀tá ìgbẹ̀dúgbà ẹ̀rí káwọn ìgbogbo gbogbo tí padà tó yàrá kí tó tẹ́sẹ̀ ó títì tẹ́lẹ̀ àti ayé yìí mo kúrò àdúgbò olórí tàbí kẹkọọkọ lórí tó kẹtẹ tí ìyẹn bá kẹta ìjókòó ló yá ó ti lẹ̀kọ̀ọ́ yìí wọ́n máa ń mú owó ló ní ẹgbẹ́ sí ayé mọ̀ tàbí tó kọ̀ lẹ́yìn ìjọ kẹtẹ rẹ̀ jáde ní àṣẹ ìgbà fún ẹlẹ́rọ sọ́dọ̀ ẹ̀kọ́ owó tó bá ilẹ̀ jáde jáde báwọn mọ̀lẹ́bí ní mọ̀lọ̀ kò tán ìmọ̀lẹ́bí ní pé mọ́tò rẹ̀ yìí kùmọ̀ ìwọ tó ti mọ̀ fún ẹgbẹ́ rẹ̀ ọ̀gbà mọ́tò rẹ̀ wàhálà iná ní ìbẹ̀lẹ̀ ní ẹkùn jẹ́ ń sún bẹ̀ fún èdè alẹ́ ti sí ẹgbẹ́ ìwú kò pé ẹ̀ẹ́ ẹgbẹ́lẹ́gbẹ́ àwọn ìyàwó tó kọ́ kí problem àgbẹ́bí sì ní kò lè gba ọbẹ̀ rẹ̀ sọ́tọ̀ torí pé ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ogun bá dé bá dìrì ọlọ́run bá fi àwọn amùsùnmí ó jí àjẹjà ọ̀gọ́jọ́ ọ̀jọ́wá nígbà wọ́n kò kẹrù tí wọ́n kẹrù ọkọ̀ ọba lẹ́bì tó tó jẹ́kọ̀ bí àwọn lẹ́bì lóbe yẹra kò bẹ̀rù àbúláàsì ọba kò bẹ̀rù gbogbo tẹ́lẹ̀ fi sọ́nà torí akọ́lọ̀ túnmọ̀ rẹ̀ ọkọ̀ ẹ̀rù ìrú ti dé mọ́ta nínú buwọ́n ọ̀rọ̀ rẹ̀ tí ìyá rẹ̀ kì sí lọ́rọ̀ tọ́jẹ́ yà wà nẹ̀bí àpapọ̀ níyà níjọ́ tí lọ yọ ọkọ̀ ọba pẹ̀lú òfin inú ọ̀nà wọ́n wá fi pàrò sí àgbẹ̀lẹ́bí gbé tí àgbẹ̀lẹ́bí bá rí kìíní ọkà lẹ́bí ọ̀rọ̀ nígbàtí ó wọ́n wọ́n wọ́n wọ́n àlẹ́bí ju wọ́n kọ́kọ́ jù ah! àti ìṣe ìṣúná àlẹ́bí bá bí ọ̀rọ̀ ah bẹ̀ àbọ̀ ìjọ́ ọdún sọ́rọ̀ ìyá lórí sábà pé àlẹ́bí nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ pọ̀ ó tún nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kọ̀wàá wẹ̀ ní ara rẹ̀ náà ọwọ́ àtàrẹ̀ fún ẹ sínú àti ìṣe nílé lórí alẹ́lẹ́gbò tí wà lọ wípé àwọn ọmọ rẹ̀ wọ́n ìjà ní orin kí ọmọ ṣe mú ìyọmọ́ ìgbèrè lọ́wọ́ lọ pé à dáadáa ìlọ́nà àríṣìí àríṣìí ní ọdá àkùnú àbúrás ma yóò ká ṣùgbọ́n mẹ́jẹ̀rún kí mẹ́jẹ̀rún náà ààyà ìṣọ́pàdà láti ìsìnkú òkè ọmọ àríwá ọba dá ọmọ ní padà zẹ́yàn ìfìwò náà ẹni kẹtọ́ alùbí ọ̀rẹ́ ní ẹ̀kẹtẹ̀lé o fẹ́rẹ̀ tí ó tẹ̀lé o lọ́bà lọ ó ní owó sí rẹ̀ ọ̀lápùlẹ̀ náà ó sì lè mẹ́jì náà ma mọ́ta ó sì dà áza ìyàwó Zainab ọya bàbá rẹ̀ ti ní fọ́mọ́ ọ̀pọ̀ ìyàwó sí ọ̀gá rẹ̀ ìfọ́lọ́ta lẹ́bi torí àdéhùn ló má bá rẹ̀ sí ọba bàbá ràpọ̀mí gàgà ó gbé sórí ràpọ̀mí níjọ́ náà lọ́wọ́ olú tuntun wà lọ́wọ́ àwọn kan wá ń bẹ dùbáàrù náà tó ń tàbí ẹ̀sẹ̀pàdà sáàrùn lọ àwọn ti kan bẹ nínú àwọn olórin tọ́jú mẹ́ta ni ka ọlọ́pàá dàbò ní kó báyà tó ṣe gbọ́ ilé náà rẹ̀ àà àà tó ayẹ́ mọ́tọ̀ mẹ́jọ lọ́fẹ̀ wọ́n dọ́rẹ̀ nígbẹ̀ lọ́kọ́ bàbẹ́ lọ́pàá tó tàbí jí abẹ́ ìfẹ́sí adájú òlè lọ́lọ́fẹ́ o bẹ̀rẹ̀ bá tún lọ sápàá bá tún gbọ́ ọ̀dọ̀ mẹ́jọ lórí nǹkan ẹ̀mọ̀ bí wọ́n ṣe bá jẹ́ ọ̀pọ̀ nínú ràkúnmítì sí àwọn àìlèkan tí ó bá kọrọ ọmọ tí ó fi nǹkan kan bẹ́ẹ̀ yọ́ mọ̀ jákè olùgbórí ní ọba sí bẹ́ẹ̀kù ràkúnmí ràkúnmí lọ́ba nígbà ìgbà kí o fi bá tẹ̀lẹ̀ ìwọ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ bá lọ́rọ̀ yẹ́ dàbí tẹ́tẹ́ bí i àìsẹ́ ìrìnlẹ̀ ìrà bá gbé ìrọ̀bí bá mú lókìí pásàbò ní àkọ́kí tí ń gbé wọ màdínà ó dé bá ti tẹ́tà lọ bá ọrọ̀ orí ìyẹ̀ta ọba bí mọ̀ yẹ̀ lókìí ẹ̀dáná sọ wọ̀n láìpẹ́ ìṣọ́jọ́ náà ọ̀tọ́bá lórí àwọn tàbí sí ẹ̀rẹ́sẹ́ wọ́n bó ní lọ́la àti bíṣọ́rọ̀ yẹ̀tẹ́ kọ̀pẹ́ ẹ̀rẹ́ lọ́lọ́bá ní sàrẹ́lẹ́ sọ́rọ̀ wọ́n ẹ̀rọ sàrẹ́ ẹni kọ́ ọgbọ́dọ̀ bí abẹ́ jẹ́ ìyàtọ̀ lọ́lọ́bá sí orí náà ìlú mọ́ sọ fún ìpẹ́tẹ̀ bá mọ́ bẹ́ẹ̀ àti tàbàdù torí wípé wọ́n pààyàn ẹwọ́n tó ìdájọ́ wọ́n ní ẹ nípa ọmọ tí ò tí ìmọ̀ ẹjọ́ tí ò tí ìmọ̀ ọmọ ọlẹ̀ ìsìláàmù kẹta fún àwọn wátẹsẹ̀ ìgbókùn káàkiri jì àwọn lójú òní wọn àwọn àpá ní òfin àbòsí ní àtàfáàdó wa àti ọmọ kí wọ́n wá jọ́ pé wọ́n lọ jáyọ̀ ọ̀dá àjáyé àtẹ̀bí sírú àwọn tẹ́lẹ̀ ìjọba ilẹ́jọ́ tó bẹ̀rẹ̀ sí náà àríbà ní ọ̀dá ẹ̀bá fún ọ ẹ̀yìn ọ̀rẹ́ yìí nínú àánú ọlọ́run wọ́n sá lọ ìgá padà pàṣíláàmù mú wọn tí wọ́n rí mú bá ọpàdà pàṣíláàmù kọlù láti kọba ní yọnu sí alákùnrin hàn ẹni bá dá yẹ́ padà kò sí kó máa ṣe rẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ òjú ẹgbówó jọ lọ́wọ́ àwọn amẹ́ta kí lọ́bá àwọn àjábọ̀ ìṣàmì ní bá túnmọ̀ ọ̀dún kan lọ́bá tún pọ́wọ́ lọ́bá tún mọ̀ nígbà wọ́n pàwọ̀ mú ah, ọlọ́gbẹ̀ ọjọ́ àrí mẹ́jọ ọmọ owó sí léyàwó ọ̀rọ̀ ọlọ́pọ̀láyà ọgbà ẹlẹgẹ́ o ìyàwó rẹ̀ láti gbà ọjọ́ ìyàjẹ́ ẹlẹ́ ó bí umama fún umama ní máa ṣe báwọn ìṣẹ́ wọ́n ṣe pẹ̀lú àrẹ̀ náà ní báyìí sáré máa fún kírùn lọ títí tàbí fífi máa gbé kírùn ọmọ àwọn méjèèjì láwọn ìyẹ̀kọ́ máa bàbí pé ètò ní yọ́ lọ́nà ní ìsìn gbàsílá tó bá pàṣà àwọn ọmọdé gbogbo ẹ̀kù ti ẹ̀rọ ìkọ́kọ́ ti ẹ̀rẹ́ sọ̀gbọ́n àfẹ́mì ní òwe omi tí mà ti àgbàsílámù tí ó sì wà ní fọ̀kàbalẹ̀ ìwọ bàṣáàmù lọ́nà padà bàṣáàmù padà ọwá ni owó padà mọ́ká láti lọ dá dúkìá àwọn èèyàn padà fún ọ̀rọ̀ àwọn dúkìá padà àdẹ́bì wá sọ ní pé a sì wá lọ́rọ̀ fẹ́ ọmọ ọ̀tọ́ ọlọ́run lórí ọmọ ẹ̀kìnní èèyàn ní àbúrásì fún àwọn àná ó bá mi sọ̀rọ̀ ọ̀gbọ́n ọmọ bá bẹ̀ ó sàdé òfin ó sì fi àdé o ẹwú ìjọba ní ẹ̀rẹ́ lára sàfàlámù tẹ́ ẹ bá wá rẹ̀yàn ní orí ti bọ̀rù sí lónìí lórí ọmọ rẹ̀ ayé ti á bí dàkejì kí a wà láàbí ráyì bàbá bọ́mọ pàájárò tó lè dára bí ní bàbá rí mórí ẹnìkan tí èyí yọ́sì mo wá ní ìmọ̀ fáwọn ìyàmẹ́ ìsìnwà ọkọ̀ mẹ́rin ní pọ́blẹ́mù ọwá jẹ́ pọ́blẹ́mù tó ní bá ṣe pẹ̀lú àbìbà àbìmọ̀ bàbá ìlọ́wà gbọ́kọ̀ ọmọ rẹ̀ lẹ́yìn lọ sọ́dọ̀ ẹni tó mọ́ tí ń sẹ́nu bóyá wọ́n gbọ́rùn-ún sí kéré tí ń jí ìlú ẹ̀rù lójú ọjà mẹ́rin ọ̀rọ̀ àrùn àfimẹ́ni o bàbá ìyàwó wá gbé ọkọ̀ ọmọ rẹ̀ nílé ọkọ̀ ọmọ ló sì ní pọ́blẹ́mù kọwọ́ amọ́bẹ̀ ẹ̀gbọ́n ìwádìí dúró pé omi òní pọ́blẹ́mù ọmọ ló ní mùsílà bàbá ni wọ́n gbọ́mọ̀ ń sáká bàbá tó ẹ̀kọ́ mọ̀mẹ̀ lọ́wọ́ kan ní tọ́pọ̀ ọmọ máa ṣe jẹ̀mọ́ ẹ má yí ọ̀sẹ̀ yọ lọ́sùn orí dámà àwọn tọ́rọ ní kí wọ́n bá

àní àkórí ọ̀dà ṣe rẹ̀ yá sọ̀rọ̀ ìjákìrù rí ebí sọ̀rọ̀ ìjákìrù ìjẹ́ kò láti ta wà ní ìṣẹ̀lọ jẹmáà in tó bí ọ̀rọ̀ onílé tí wọ́n wá ní ìjà sí pé ìjá àdẹ́bì jẹ àbí àdẹ́bì ń ṣe jíde nílé tẹ́lúgbọ́nilé wà láìpò ń bẹ̀ tẹ́ẹ̀bá túnmọ̀ tẹ́ẹ̀bá túnmọ̀ ẹ̀sìn náà láàpù jẹ́ àjọ orítò gàdìyàmá torí pé ọ̀gá ẹ̀pẹ̀ ni kí wọ́n pààyàn parí ìgbàdà kọ́wà ló ti tánà ṣùgbọ́n ẹ̀ṣọ́ pé kọ́ sáàmì àwọn àgbàgbà gbọ́nà wà àgbàgbà wọ́n tún gbogbo yẹ̀ tó gbé ìlọ́rọ̀ ọ̀fẹ́yẹjú ọlọ́dọ̀ ọjà rẹ̀ lílẹ̀ ìdájì mọ́sílẹ̀ òun àtẹ̀yàn ìjọba ìyára wọ́n lára nípa sí rẹ̀ dákùsà ní wà ó eléyìí ní pẹ̀gbẹ̀rẹ̀ ó tún wá bí ọlá ó tún bí ẹ̀yẹ fún tààrí o fún Fátímà rọ́bí àwọ̀ ìdáàlà àìnàhá wà àwọ̀ ọlọ́dọ̀ọ́dà gbogbo tá a mọ́tẹ̀ kí ìbẹ̀rù mọ́tẹ̀ ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá a gbé lójú wà lórí lórí mọ́jásí ìlójú mọ́jásí ìlójú ọlọ́run mọ́jásí rẹ̀ ìjọ̀kọ́ ojú orílẹ̀-èdè wọ́n láti kò sọ̀rọ̀ mọ́tẹ̀ á ní papọ̀ kan mọ́pàwátì lọ́pàá ìyẹjú ẹ̀kọ́ ọmọ ọ̀sẹ̀ rẹ̀ wọ́n pọ̀lẹ́ta lọ́sọ́rọ̀ láì jẹ́ ń gbogbo àwọn kan rẹ̀ ọlọ́run kọ́ ọ̀rọ̀ rẹ̀ ìlà haúlà wọ́n àwọn ọ̀dà ìlà alhamdulillah alhamdulillah لا يشاركه فيه ملك مقرب ولا رسول المرسل ولا احد من خلقي احمده واجلله واشكر ان يعني ذلك وباطلا واشهد ان لا اله الا هو شهاده من يرد ربنا ويقع في عقابه واصلي واسلم على المبعوث بن للعالمين نبي الرحمه نبي التوبه ابي القاسم اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وسيلة بارئنا لجميع خلقه بل الأولين والآخرين قال الله سبحانه وتعالى ولله ما في السماوات وما في الأرض وقل وسلنا الذين كنتم تبدوا قولكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام كيف بنا إذا تثبتنا عن من رسول الله على رسول الله صلى الله عليه وسلم عليا من أن يتزوج بنت أبي جهل لأمور كثيرة وقد جاءت هذه الشبهة عند بعض الناس فيما جاء في الصحيح إن من تعالى قال البخاري حدثنا قتيبة length as ابن أبي مليكة أن المسوري ابن مهرمة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر إن بني هشام ابن المغيرة استعملوا في أن ينكثوا ابنته علي بن أبي طالب فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي ويرجع ابنته فإنما هي بضعة مني يريد ما أردها ويؤذيني ما آذاها اللهم صل على خليلك وخاتم أنبيائك فهذا الحديث استشكل معنى كثير من الناس فقالوا بأن رسول الله صلى الله عليه وسلم منع عليا من أن يتزوج على بنته فاطمة وقد تعدد رسول الله صلى الله عليه وسلم وجمع عنده أكثر من أربع نسوة صلوات الله وسلم عليهم كما أباح الله له سبحانه وتسامى كما أباح الله له ذلك أمة الإسلام فإن رسول الله صلى الله عليه وسلم لما استأذنه بنو هشام بنو المنيرة هشام بنو المنيرة لما استأذن رسول الله صلى الله عليه وسلم في أن ينكر ابنته عليا المسلمون كانوا يشكون فيما قدر بين رسول الله صلى الله عليه وسلم وبين والد هذه المرأة وهو أبو جمال لكنهم قد زالوا أنها قد أسلمت فلعل عارها يرتفع بإسلامها فجاءوا مستعجلين رسول الله صلى الله عليه وسلم في أن رأى أبي زياد ابن أبي طالب وقد علموا أن بنت رسول الله صلى الله عليه وسلم عند علي وبهذا منعوا صفوان بهذا فقال لهم لا آدم بهذا ثم صعد المنبر فخطب الناس بقوله إن من شمر ضرب استخدمت اليهود إن رجب علي بن أبي طالب فلا آدم فلا آدم فلا آدم قال عن علمي أكد رسول الله هذا ìlàjà àbí ìdìmọ́lẹ́yìn hátà làyè mọ́ mi kò rí. الحمد لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المسلمين نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله واتقوا ربكم كما أمركم في مواضع كثيرة في الكتاب العزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله هكذا نرى سلطان عليا من لأن رسول الله صلى الله عليه وسلم علل هذا بأمره فقال وإني أتخوف أن تفتن في ديني وفي رواية فإني أتخوف أن يسويها ذلك وفي رواية فإني أتخوف أن يفتنوها وقال عن العلم قراءة لحم فاطمة لأنها وقتئذ فاقدة أمي وأخي واحدة بعد واحدة وتقع حدث عن الآخر فقال فحدثني فصدقني ووعدني فوفاني وكان يقصد أبا أبا العاص بهذا الأمر وأبو العاص هو زوج زينب بنت رسول الله صلى الله عليه وسلم وقد وفى النبي صلى الله عليه وسلم بعد أن أسر وأطلق أسره ثم بعد هذا زوج النبي صلى الله عليه وسلم ابنته ثم بعد ذلك من النفاق ثم أسلم وحصل إسلامه ثم وفى الإسلام جميع ما وعد رسول الله صلى الله عليه وسلم صلوات ربه وسلام عليه ورضي الله تعالى جميع سعادة رسول الله صلى الله عليه وسلم وهو على ذلك قدير اللهم ربنا اجعلنا واياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا اعز لسوى المسلمين اللهم ربنا اعز لسوى المسلمين اللهم ربنا اعز لسوى المسلمين ودمر اعداءك يا الدين اللهم ربنا دمر اعداءك يا الدين اللهم ربنا امنا في اوطاننا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا تكفي بين المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وارسلوا السرور الجاهل في سبيلك حقا انسى للأولاد اللهم ربنا طيب وجوهنا يوم تتوجه وجوه أوليائك ولا تسود وجوهنا يوم تسود وجوه أوليائك يا أجود الأجودين ويا أجود الأجودين عباد الله واعلموا ان ربكم سبحانه وتعالى امركم بامر بدا فيه بنفسه وقبل بولاده وثبت بكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مخرج السنه الثابته من نزل الصلاه علينا إلى طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على ابن الكريم خاتم الأنبياء خليل الرحمن أرحم المبعوث رحمة العالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرًا Forza الحمد لله رب العالمين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله